orúkọ mi ni wálé mo jẹ́ ọmọ bíbí ìlú ìbàdàn láti ìpínlẹ̀ ọ̀yọ́ ní orílẹ̀-èdè nàìjíríà tí ó bá di ọjọ́ kẹsàn-án oṣù kọkànlá ọdún tí ó ń bọ̀ ni màá pé ọmọ ọdún mọ́kàndínlọ́gbọ̀n gẹ́gẹ́ bí ìtàn tí mo gbọ́ torí bí ọmọdé ò bá gbọ́ tàn yóò gbọ́ àròbá torí pé àròbá ni bàbá ìtàn mo gbọ́ pé ọjọ́ ìṣẹ́gun ni ọjọ́ tí àwọn òbí mi bí mi èyí máa ń jẹ́ kí inú mi dùn fún ọjọ́ ìbí mi tí ó bá bọ́ sí ọjọ́ ìṣẹ́gun nípa ti àwọ̀ kí n má purọ́ mo fẹ́ràn àwọ̀ ṣùgbọ́n n kò fẹ́ràn àwọn àwọ̀ pupa àti yẹ́lò rárá rárá gbogbo ohun tí ẹnu jẹ pátá ni mo fẹ́ràn